الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوك الله سبحانه وتعالى أترى عليكم كاتك محمد صلى الله عليه وآله وسلم حديث يتوك تيافهم إن شاء الله فناني عن أبي هريرة رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وسلم أن يصلي ورجل محتسرا متفق عليه ولفظ لمسلمين ومعناه أن يجعل على أن يجعل يده على خاسرته hadith yìí tí a mú yìí insha Allah wọ́n ni hadith wa Abi Hurairah radiyallahu anhu tí wọ́n gbà látọ̀dọ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé Ànábì sallallahu alaihi wasallam wọ́n kọ̀ fún yà láti kírun ní mukhtasira mukhtasira òun ni kíyàn di kíyàn fọwọ́ sí ibi ṣe ìbàrá di ẹ̀kídà so kíyàn because ìdúnídó bẹ́ẹ̀ kò sí ìlú kòṣó tíwájú ọlọ́wọ́ bá ń bẹ̀ kí èyàn dúó kí èyàn wá fọwọ́ sí ibi ìsàlẹ̀ ẹkùn rẹ̀ báyìí níbi ẹ̀gbẹ́ kí èyàn wá fọwọ́ méjì sí bá bọ́wọ́ kan náà ni ìgbà tí èyàn bá dúó síwájú ọkùnrin àbíwájú obìnrin àbí èyàn kà dúó síwájú èyàn tí ò wúlò rárá so anẹ́bí kọ̀ fún akíyàn dú nírú ìjó báyìí so wà fi bukhari an aisha àdísí mi tó wọ́n bẹni sahih bukhari ọdọ̀ yawa aisha radiyallahu anha tó ní anna dhalika fi'lu yahudi fi salatihim wọ́n láwọn yahudi àwọn jíu àwọn náà ma ń ṣe bẹ́ẹ̀ ní orí ìran wọn ma min al hadith kí láwọn katalin al hadith الناهي أن يصلي المصلي واضعا يده على خاسرته وهي ما بين ما بين رأس الورك وأسفل الإدلاع so wọ́n ní kí náà ń pè ikọ̀ fún ni ní ìmá kírun lẹ́ni tí ó káwọ́ sí ibi bèbèrè ìdíbáyì ẹ̀hẹ́ so ìyẹn kọ́kọ́ huwa al-ibti'ad an mushabahati al-yahud hikma wisdom tó wà níbi pé kan ní kama ṣe àbí kan nínú àwọn hikma tó wà ń bẹ̀ ni pé kama lè bá jọ àwọn yahudi fa innahum yada'una aydiyahum ala khawasirihim fi salat àwọn ọmọ nǹkan àwọn báyìí ẹ̀pọ̀lọ̀bọ̀ òjò àwọn olójú tẹ́lẹ̀ náà láwọn yahudi àwọn náà sọ pé Allah pé Allahul wa nahnu al-agniya ọlọ́ọ̀bá olùsíní àwa lolówó àwa lọlọ́rọ̀ láwọn yahudi lẹ́wọ̀n tí wọ́n mú lọ́rẹ̀ àwọn yahudi àwọn ni wọ́n sọ fún ọlọ́ọ̀bá pé yadullahi maglula láti gbé ọwọ́ ọlọ́run ọlọ́run yìí fún ẹ̀kẹ́kọ́ ọlọ́run ní yàláyà ọhun lẹ́nu yahudi lọ́hun àwọn yahudi wọ́n ti sọ orísìírísìí ọ̀rọ̀ tí ó dá nípa ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àti nípa àwọn òjíṣẹ́ ọlọ́wọ̀n ọba ṣùgbọ́n náà sọ nípa nabi isa alayhi salam ipi ànẹ́bì Ìsá o ọmọ àlè ní ìyá rẹ̀ lọ gbé wá ní wọ́n parọ́ pé kíníkà kíníkan ní àkídà àwọn yahudi nù láwọn ọ̀tá ọlọ́rọ̀ báyìí tí ó irú àwọn yahudi àtàwọn tó bá rí bí wọn nínú àwọn ọ̀tá ọlọ́run èèyàn tó bá jẹ́ múmìní tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run òun kò ní mọ̀ wípé à ẹ̀hàn yóò ní mo ti lejù mo ti lejù òun náà ti lejù ẹni tó mọ́rọ̀ ọba lọ́ta tí ń sọ ọgbọ́rọ̀ burúkú bá nípa Allah subhanahu wa ta'ala olèmí àti wàjọ di ọ̀rẹ́ ayò kò rí kòsùn tájọ máa bára wa sí pàá ẹ̀ kò ní kálukú sáà ọ̀rọ̀ àti kọ́kọ́ jọ jẹ́yàn ká tó jẹ́ mú ká tó jẹ́ lẹ́sìn nínú àwọn ọ̀rọ̀ rédèrèdè tí àwọn èèyàn sọ káàkiri so bóòlẹ́sẹ̀ wá rò pé àwọn Yahudi tí wọ́n ya ìyàkuyà tó báyìí bóòlọ́lọ́sẹ̀ wá fẹ́ jọ wọ́n lójú Ibn al-Qayyim rahimahullah ọmọ ẹni tí ra wọn kan pé àwọn Yahudi wọ́n ti pa ànábì 25 rí lójúmọ́ kan wọ́n ìtún lọ pẹja ní ìrọ̀lẹ́ ẹjọ́ àwọn máa ń pa ànábì Ọlọ́run mú wọn fún inú Kùránì pa àwọn ànábì Ọlọ́run bó ṣe wọn náà ni àwọn èyí kí ẹ tánàbí lẹ́gbàtá níbi Musa ti lọ tán lẹ́gbà yẹn àwọn àmbíyàwó àmbíyàwó àmbíyàwó wọn ò ní múṣẹ́ tuntun wọn ní mú iṣẹ́ tuntun wáwó wọn kà máa in tán ti ń dàrú nínú títí Musa wọ́n pa náà ìrìnàjò ní pípa wà láì tí ń pọ̀ jù ti wá lọ ẹpa ọlótún gbá náà bí mi wá mú tún pa báwọn ṣe yẹ yàkúyà ní ẹ bóò ló sì wá rò bóyá irú àwọn ẹni báyìí ń kọ́ kan wá kan wá kan wá kan ọlọ́ọ̀bákún

àwọn tí ọlọ́run bá ti bínú sí ọlọ́run ti bínú sí wọn wọ́n ti wọ́n ti wọ́n ti dìdàkúdà wọ́n lá dọ̀ọ̀lín àbáwọn tán ti nù àwọn làwọn kírísítẹ̀nì àwọn nàṣọ́rọ́ àwọn làwọn kan parọ́ fún irú àwọn tọ́lọ́run lóhun ti bínú sí àwọn ẹni ànú yìí wọ́n ní pé ẹ̀sìn kankan ní gbogbo wájọ ń sìn ìjọsìn ṣẹ́rí ṣẹ́rí ìjọsìn ló yàtọ̀ ẹ̀sìn kan là ń sìn àmọ́ ìjọsìn ló yàtọ̀ ẹ̀sìn kan náà ni bákan ṣe ń sìn òun ló yàtọ̀ lẹ́yìn mí ò fi jẹ́ tí ó fi sọ pé ẹ̀yìn tí rí wà lè mí ń ṣe mo judaism mo ń christianity mo dẹ̀ ń ṣe ẹ̀hún ṣe ìtàn ní paganism ó lè dúró lórí tí rí wọn o because ẹ̀sìn mẹ́ta tó wà láyé kọ́nù ó tí ṣe hinduism fọ́ ìwọ̀nù ó tí ṣe èyàn wà ka ẹ̀sìn bí 150 fún ètò ní láti máa ṣe ó tí ṣe sikhism o ó ti ó ti ẹ̀pọ̀ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí so ìsọkúsọ ọ̀rọ̀ ni kí ẹ ma mú kí ẹ ma claim wípé ẹ̀sìn kan náà lájọ́sí ìsọkúsọ ọ̀rọ̀ ni kí ẹ ma mú àwọ̀ta ọlọ́run kí ẹ ma mú ọlọ́rẹ̀ ayò kọ́ jẹ́ pé kò rí kó sun èèyàn àwọn ọ̀ta ọlọ́rọ̀ báyìí náà ni Islam wá kọ̀ fún wa níbi ká sí dáadáa sí wọn o wọn ni a sábù sí wọn o wọn ni ká má sì kẹ́kẹ́ fún akákà ìdí ara o àmọ́ ìsàlàyé àrùn tán wà lórí ẹ̀ ìyẹn jẹ́ dandan lórí ẹni tó bá jẹ́ olùpèpè lọ sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala ìsìmọ́rin àwọn lọ́wọ́ lórí ẹ̀sìn wọn pẹ̀lú èyíkéyìí tí ó bá wù nínú àwọn ọ̀nà tó má fi ràn yín lọ bóyá bí kí ẹ máa kí wọn ní kí ẹ máa kún wọn lọ́wọ́ ní èyàn lọ chọ́ọ̀tì ó ní àyẹ́kú pèsè ó àẹ́bá náà sàdúrà tí wà dání ó èyàn lọ Sunday school ó ní àyẹ́ yóò dé láyọ̀ bó èyàn ń sọdún ẹbọ ó ní àṣẹ́yísàmọ́dún àṣẹ́yísẹ̀mí ó ọdún ayabo fún wa o èyàn ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run in tí ń bí ọlọ́run bá subhanahu wa nínú wọ́n kó lọ́wọ́ emotionally òun kó lọ́wọ́ spiritually òun kó lọ́wọ́ financially òun kó lọ́wọ́ physically àti gbogbo ojú ọ̀nà tó bá ma fi ń kún ẹbọ lọ́wọ́ ẹ̀rùn bà mí kó mọ́ jẹ́lẹ́bọ níwájú ọlọ́ọ̀bá yamal kiyama ìdí ni wípé ẹnikẹ́ni tó bá lè kún ẹbọ lọ́wọ́ ó ti jẹ́lẹ́bọ o ẹnikẹ́ni tó bá lè kún gbogbo àwọn abúrú lọ́wọ́ tí ń kún lọ́wọ́ pé à kí ni ẹfọ̀n náà lẹ́ẹ̀kì yáre ẹsì mọ̀ ní pé kìíní kan ẹnìkan lẹ́wà correct ni sẹ́nìkan lẹ́wà wà jẹ́ náà ni débi pé àwọn kírísítẹ́nì mọ̀ lámọ́lẹ̀ kristi ní olúwa àti olùgbàlà rẹ ọ̀wọ́n àpáàdì ló straight náà ni pé ọ̀wọ́n àpáàdì ló ń lọ o ìwọ wà mọ́ ẹyin kìíní kan ẹmú mọ́ pásítọ̀ mi ìgò wọná káfà mi tó wọná pastor pásítọ̀ olùfẹ́ fi o àbí pásítọ̀ mi ìgò wà ìjẹ́nà káfà mi tó wọ pásítọ̀ olùfẹ́ wà ìjẹ́nà tó ń tara ìkàkì àbí kẹfẹ́ rí kọkú ní ẹ̀sìn àníà ọlọ́mbà àpàwọ́ pọ̀kẹ́ ọlọ́wìn ń pa àwọn kẹfẹ́ rí pọ̀ kẹ́ máwọn mùsùlùmí tó bá kú àwọn lọ síbi òkú wọn tó bá kú àyíṣàdúrà fún wọn ẹ sáà lọ mọ́ sẹ́pẹ̀lẹ́ wọn ni èyí ń kọ èyí òun ọlọ́run ọ̀rọ̀ léyìn ṣe dandan ni kuma bá ti ẹ̀lọ ni lábájá máa kú ya inna lillahi wa inna ilayhi raji'un a ọ̀dọ̀ Ọlọ́run láti wá fa ọ̀dọ̀ Ọlọ́run náà sì lápadà sí o tọ́ wọ́n ma bá ti ẹ̀lọ ẹwà bá sàdúwà fún ààrára wọn rẹwà lẹ́yìn university Ọlọ́run ti kọ̀ fún ó wà sí fún ọdún bá kọ́rọ̀ ibi tọ́lọ̀ ti ń kọ̀ inú sọ́rọ̀ tàbá tọ́lọ̀ ti ń kọ̀ fún wa pé èèyàn gbọ́dọ̀ sàdúwà fẹ́ni tó bá lè kú lórí ẹbọ lórí kúfùrù ilé ò tún ma jẹ́ zájú àti rọ́dùn

pẹ̀lú ojú ọ̀nà tó bá fi tó bá fi the best way for that ọ̀nà tó bá bá mú jù fẹ́ nìyẹn different ọ̀nà ni ẹlòmí wà bí ṣe máa ń gbà fún ní kíyàn bá sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹlòmí wà kíyàn lè máa ní ó fi gbà pé àfá ṣe fẹ́ gbọ́ àti bá ń sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò yẹ yẹn àbí ó dẹ orí ànù lẹ́wà ẹ̀tún ànù yìí sí wallahi àwọn ojú ọ̀nà tí fi fi mọ́ tètè help yẹn jù sí láti nẹ̀rù bí àwọn yẹn gba Islam láti bẹ̀rẹ̀ ni àníbi jẹ́ ó yẹ wọn orí ànù lẹ́wà ní kúl yá ayúhal káàfirún èní wọ́n ni a mẹ́pẹ̀ wọn káàfirún náà wọ́n ni káàmọ̀ pẹ̀ wọ́n ni non-muslims ah non-muslims ìtumẹ̀ ní pé kẹ̀kẹ̀ kí ṣe muslim ni ẹlẹ́sìn mi oníṣà ń sẹ́sìn tí ẹ̀ so he is a non-muslim don't say he is a káàfir ó níwé kan táwọn ẹni ànà kan kọ ní ilẹ̀ Yorùbá yìí láìpẹ́ ó ti ṣe díẹ̀ bọ̀kì pẹ́jù ìkanú àtànkì àwọn aláwọ̀ àgbàfà súnnà nínú àwọn tí wọ́n ṣe tàókè òtẹ́ra you don't call them this no no no no no no no no má pè wọ́n ní disbelief no no no no a máa sọ pé disbelievers ni wọ́n má ní kéfèrí ni wọ́n tó owó sí ó sì ń kàlùkù suratul kafirun suratul munafiqun gẹ́gẹ́ bí àtọ́ àbí suratul mu'minun ẹgbọ́lọ̀ sí ń pín tẹ̀míyèsù ni má dàrú mm, mm, mm, ọlọ́run fẹ́ kí yàn dàrú ń pọ̀ mọ́sápàá lúrú ma lọ elé ma lọ ewó lòdódó kàfírúnà ẹ̀bọ́sàgbẹ̀ báyìí mùjìrìmúnà ẹgbọ́sẹ̀ rẹ̀ báyìí mùsùlùmúnà ẹgbọ́sẹ̀ rẹ̀ báyìí márùn-ún ọpọ̀ famtazul yawm ayyuhal mujrimun ọlọ́bọ̀ ọmọ sọ yàmọ́lì kìí àmùgẹ́tẹ̀ mìízùn bẹ ẹbọ́ oyẹ́ ẹ̀yìn mùmí nídà ẹbọ́ síbẹ̀ àwọn yahudi oyẹ́ ẹbọ́ síbẹ̀ nasọ́rọ̀ ẹbọ́ síbẹ̀ ẹ̀yìn báyìí ẹbọ́ síbẹ̀ ẹ̀yìn báyìí ẹwà lọ́tọ̀ọ̀tọ̀ báyìí kárí ẹ̀yìn mùmí níní oyá aljanna yìí ni ẹ̀yìn kẹfẹ́ rí iná yìí ni bí ó sì sẹ̀lẹ̀ yàmọ́lì kìí àmọ́lì yóò wá ní ká mọ́ lùpọ̀ láyé ń bí yamal kìí àmàgẹ́ tẹ̀lé ìzù ń bẹ káwà lùpọ̀ káwà dáàmú ká lọ̀pọ̀ mọ́ra wọn pé gbogbo nǹkankan náà ní ọlọ́ọ̀bágó ṣe ní nǹkankan ẹmọ̀ yá ya nínú ẹ̀sùn ẹ ṣọ́ra fáwọn lọ káàkiri láwọn ìpèpè wahdatul adiyan àwọn ìpèpè kámọ̀ ìpèpè lọ sí bụ ikpe gbogbo kan náà ni ní the abrahamic house nínú compound yìí nínú complex kan ní wọ́n kọ́ mosque báyìí ó kọjú sí church báyìí wọ́n kọ́ synagogue sí adjacent méjèèjì báyìí so mẹ́tẹ̀ta kọjú sí ara báyìí tí wọ́n ni pé wọ́n pé ó kọ bídẹ̀ ní the Abrahamic house ilé Ibrahim ní gbogbo ìtumọ̀ ní pé àti mọ́ṣálásí o àti sọ́ọ̀sì o àti synagogue o gbogbo ẹ̀ńkọ́ o ilé ìjọsìn òdodo náà ní gbogbo ẹ̀ ẹmú kó má kí náà pẹ̀ ẹmọ́ jẹ ẹjá fi ogun ẹlẹ́sìn mẹ̀sẹ̀ kalẹ̀ wallahi propaganda àwọn kèfèrí nítorí àwọn gan ja ogun ẹlẹ́sìn mẹ̀sẹ̀ kò sí tẹ́m̀pẹ̀ ní kíníkà ẹ̀sìn yàtọ̀ sí wọn ẹlùmí ò ní pé no no kí náà ń pè ní kí náà ń lo ìbòsì kan bá ìbùn ike ẹ́ tolerance ọlọ́jọ́ dá fún yí àwọn ìbòsì tán fi báyíwá jẹ́ náà tolerance wèrè and eh, tolerance tolerance ni Islam wà ṣe ànábì tolerate kúfù ni ṣe ànábì tolerate ṣíríkù bílá wọ́n sọ tolerance ní ìsìn báyìí tolerance ni pé mọ́ ní kéfèrí ànábì ní kéfèrí ni wọ́n ànábì lẹ́lẹ́bọ ni wọ́n ìpè ó lẹ́lẹ́bọ yẹn jẹ́ kọ́kọ́ mọ̀ táwọn wà náà wọ́n sì mọ̀ hukumu rẹ̀ a ah, bó ba ilé kú lórí ẹbọ yìí béèrè nú náà ni o sórí kí ní ò jẹ́ kẹ́ èyàn tó bá nílàkà ìníwó wà lọlé pé àẹwà ah, o so ẹ kí wá lo 20 years péré láyé kí wá ṣe gbére nù náà ni so ẹ kí lo 30 years péré láyé kí lo 50 years láyé kódà tí má lo 2 million years láyé kékeré náà sì ni compare to yamal kiyama compare sígbà tálù náà jẹ́ nàbínú náà kéyàn lo 10 million years láyé kò tún jẹ́ kankan nítorí àmọ́ ẹ̀wò lágbára ti ṣe dáwà ó tún wá ń bá wọn ṣe nípa sí pé òdodo lẹ́ ń ṣe o ó tún wá ń kún wọn lọ́wọ́ ó tún wá ń ràn wọn lọ́wọ́ ó tún wá jẹ́ yẹn pé ẹbẹ́ mìíràn fún jẹ tẹ̀mínà o oúnjẹ kérésìmẹ́sì ẹ̀ o èmìnà à mọ́mí kí ní à mí ìgbà ìntẹ́ ṣe fún mi mi láìkẹ́ o à ẹ wá fún jẹ kírísìmẹ́sì èmìnà kalẹ̀ à ṣe láti jẹ́ kánmọ̀ òbí ẹni táwọn ṣe dáun ni wọ́n ń sọ ọdún pọ́lọ̀ bá bímọ ọlọ́run bá àbí lórí tí ò yé wọn gan ani oh no and no no no no ọmọ ọlọ́run ni rárá ìkejì ọlọ́run ni rárá ọlọ́run ló náà ó wá pín sí méjì god part wá wà lókè flesh part wá wá sísàlẹ̀ flesh part wá bọ́ sínú obìnrin kan wọ́n wá bí ọlọ́run náà ló náà àmọ́ ọlọ́run wà lókè àmúnà tó lọ́lọ́run òun tún wà lọ́mọ ọlọ́run ah yínyìn dandan olélé nítorí ọlọ́run òun náà lọ́mọ ọlọ́run àmúnà tó lọ́lọ́run ah ilé ìyẹn gbọ́dọ̀ díwájú ọlọ́ọ̀bà pẹ̀lú àkídà yìí ó kọ́kọ́ fọmọ́ tì sọ́dọ̀ ọlọ́run ah ó fọmọ́ tì sọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala kí ní ẹ̀kọ́kọ́ mọ bí mùsùlùmí nínú pé inú tẹ̀kọ́ bí mi náà pé ó sì mọ́ ma inú kọ́kọ́ mọ bí mi náà tí ti kọ́ ti yọ́ wa inú tàbí pa àwọn ti yọ́ wa kanlẹ̀ àwọn tó ẹkọ́ wa náà ti bí wa wa mú 5 naira náà hey gíní tẹ́bi 5 naira ní kéwò 5 naira ní kéwò kò wọ́n ti pé tolerance mọ́ o ní kí èlò ní kéwò and five ní kí ló fẹ́ para rẹ̀ sí tó máa lọ́lọ́ bá bímọ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò kálára mọ́ ẹ̀ ọlọ́run bá bímọ ẹ̀ ẹwà ẹ̀ṣẹ́ àgbóúnjẹ kérésì ṣe èwú lé ibi tó ti wọ́n ti yọ wa tánu wọ́n ti yọ yíntẹ́ wọ́n ti yọ so that kúfùrù níbi wa númọ kúfù ti ń bí àwọn sàhábà nú ti ń Muhammad nú sallallahu alaihi wasallam kúfù ti ń bí ọlọ́ọ̀bá gánú fúnra rẹ̀ tọ́lọ̀ bá bínú sí kò bí àwọn númọ lé ní ibáyìí tó ẹka wájú yíyàn pé mọ́mí ẹ̀wà dájí ẹ̀wà ẹ̀yin ní ẹ̀wọ̀dún tẹ́yìn sí rí tẹ́mì fi lè bá yín jóúnjẹ yìí ọ̀yìn nọ́màdì mo lè jóúnjẹ yìí nítorí Ọlọ́run bá sọ fún Al-Kùránì pé oúnjẹ yìí ò ẹ̀tọ́ ni fún wa alíjẹ́ sẹ́wàá oúnjẹ ilé tẹ́yìn gbé wálé ni oúnjẹ kérésìmesì ni ẹjì kan analyze fún yín ẹkí mùsùlùmí lè ẹ̀yìn lẹ́ṣẹ̀ christianity òdodo lè mí ń ṣe èyí tẹ́yìn ṣe yẹ̀kí ń sòdodo àkíwá nìdí àfà ẹjọ́ wá sàlàyé fún yín sórí ó tún sílẹ̀kùn dáwà lẹ́gàtún ni ẹ̀lú mọ́rù bí ẹ̀wọ́n ò hẹ́tì mi iṣẹ́ wọn ò hẹ́tì ẹ̀ tẹ́lẹ̀ ni ọlọ́bàájọ́ yọ́nù kùránì pé láńtẹ́rìdọ áńkẹ̀lì yahudu wala nasara hatta tattabi millatahum ọlọ́láwọn yahudu àtàwọn nasara ò lè nífẹ̀ẹ́ rẹ̀ àfitọ́bá tẹ̀lẹ̀ ẹsẹ̀ gbogbo pa rẹ̀ ìṣẹ́ ra wọn ojú ayé ni ah, àwa nígbàgbọ́ ní tọ́lọ̀ ti wá sọ tí ò bá gbá o ọlọ́run ti yóò yẹ́ wa pé yọ́rọ́ náà pa o ọlọ́run ni wọn lè nífẹ̀ẹ́ yìí kí wọ́n lóun wáyọ̀ ní wọn sí àwọn kò kí ẹ̀ nípa àyọ́nù rẹ̀ ah so kódà kí wá sọ ọ̀rá fún ọ̀yẹn èyí wà ń gbé wọn nífẹ̀ẹ́ yẹn sórí wọ́n respect yẹn ni kì í ṣe irú àwọn ìfẹ́ ọlọ́bẹ̀ ọ̀tọ́mọ́ ní ẹ̀ compare bá wọn Christian ṣe mọ́rí tán bára wọn ní súnnà àti bára wọn fáà àwọn súfí ẹni ànù compare méjì tán bára wọn fún súnnà kó àtàwà kàn bí brọ́dà tó jẹ́ súnnà lásán àti tó bá wọ́n jálàbí respect tán mọ́ ní fún súnnà ṣe kéré wọ́n tó mọ̀ kémi ò gbá tẹ́ǹsì láyé ìṣẹ́ra gbà àmọ́ mọ̀ pé ìyẹ́sàbòsí wọn wọ́n mọ̀ pé yìí ní jàmbá mọ́nà pẹ̀lú wọn ah mami ilé ṣe báyìí ni ok ok ah kódà yóò tukí wọn ẹra ẹkùjọ kọ́ mẹ́rin ẹra ma ẹra ma námsì kódà mo ń lọ ràn kan sọ́bùn ayára ah, ẹkùjọ mọ́kàdá fún kódà ẹmà muhammadu tó wà òkè èyàn rí ká ah, ẹni rí làwọn ni àmọ́ mọ̀ pé ẹ̀sìn àwọn ilé yóò fi ṣeré má bá wọn ṣeré pẹ̀lú ẹ̀sìn àfá ìwà níwá chọ́ọ̀tì kílẹ̀ sọ kílẹ̀ sọ ní ìsìn dáwà bẹ̀rẹ̀ ni ìníwá church àbí ẹ̀ẹ́ dáwà ti bẹ̀rẹ̀ ní ọlọ́run ti ẹ̀yìn ti sílẹ̀kùn dáwà lẹ́ntì yìí tí wọ́n mọ̀ pé wọ́n lè gbóúnjẹ kérésìmesì àmì kan yàrá wọ́n lè gbé yẹnu ọ̀nà mi kò pọ́síbù ó sì gbé wẹ́ tó mọ́ bí tó mọ́ tí mo wà lórí ẹ̀ ìyàtọ̀ sáwọn àfẹ́ ni àmì kẹjọ gẹ́ kí ni àfà tí kò sí ẹ̀sìn ìsìláàmù láwọn ọ̀pọ̀lọpọ̀ mi nínú àwọn ẹlòmí àyàfi ó kọ̀ nìkan láǹtàn pé aláwọn àfà súfì rídìgì dé tọ́kàn fa ẹmọ fa tẹ̀sùgbó sí káàkiri àdúgbò wọ́n ní kíma kankan lọ́dà kèfèrí wọ́n ní kíma respect kankan wọ́n fẹ́ lè mọ́ fọwọ́ fa ìlòmín ní sókò tó káàkiri ní wọ́n báyìí bẹ́ẹ̀ ni ọkọ̀ sí kíma lára wọn yìí tẹ́ kó wá sàlàyé fún wọn pé intention intention ni pé ọlọ́ọ̀bá bímọ ẹmọ gbọ́ jẹ tẹ́fẹ́ ní kí n jẹ́ o ọlọ́ọ̀n bímọ ọmọ rẹ̀ abọ́lọ̀ gẹ́gẹ́ fúnra rẹ̀ nítorí àbí òun méjèèjì ó lẹ́mú torí gbogbo ẹ̀ ti dàgbẹ́ ìgẹ́ lójú yẹ́yìn náà èyí tó bá ti mú bẹ̀ tó bá ní ọmọ ọlọ́ọ̀ni àbíkè ọlọ́ọ̀n wá bímọ ó wá ní ọkọ̀ mọ̀ ó wá ní ọlọ́run ló bí àmìyàn ló tún bí ah. ọlọ́run bí ọmọ àmóbìnrin náà ló tún wá bí náà tí obìnrin ìyàwó ọlọ́run ni ìwọ méjèèjì bóòlẹ̀ ti fẹ́ sọ ẹtún yẹ́yìn fún mi náà èrò tó bá tún sọ méjì ó dá ìyàwó yẹn ló bí almuhim ni pé ọmọ yìí wá ní òun náà wá tún lọ́lọ́run bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ òun náà lọ́lọ́run jésù kristi olúwa wa àmì tọ̀ jésù kristi lolúwa wa èyí tó wájú olúwa wa yẹn àbí pàtì olúwa ìmọ̀ kó jẹ́ pọ̀ gẹ́gẹ́ lólúwa àbí part ìpín tó ń kò yé wa tẹ́ ìsọ̀gùn òyí àkídà yíò yé yìí gẹ̀ part ni àbí part yẹn wà wà láyé wọn mú part ọlọ́run yìí àbí kó jẹ́ pọ̀ ọlọ́run àbọ́lọ́run rẹ fúnra rẹ̀ àbí eyín ọlọ́run àbí kejì ọlọ́run àbí ìtẹ̀yìn tẹ́ ìsọ̀ yé yìí wọ́n wá pa in ipe ah ọlọ́run o ọlọ́run ń pè ọlọ́run mi àmọ́ ọlọ́run ti tún pè mọ́ o ọlọ́run ọlọ́run kí ló dé tó fi pamítì ọlọ́run bó ṣe pamítì wọ́n wá pa ọlọ́run yìí ní ikú oró wọ́n pa ń pakúpa ó ní láti ó ní láti bring láàkà ìwọ̀n down pẹ̀lú any christian tó bá pàdé àbí ẹni jù àbí ẹni wà nínú àwọn olóòsà jẹ́ kó yé wọn pé èmi ò kọ́kọ́ sí lórí tẹwà lórí ẹ̀nà èmi ò gbá àánú ní èyí tó bá sì kú lórí ẹ̀yìn náà straight ni ó gbúdọ̀ fi ẹlẹ́nu àti sọ tọ́yẹ̀ ẹ̀yin wá gbà báyìí ẹ̀yin wá ń ṣe ọdún ọjọ́ tí wọ́n bí ọlọ́run ọlọ́run tá ń jọ́sìn fún tó wọ́n bí jáde kò nínú ìyà wọ́n bí wọ́n dẹ̀jẹ̀ lé lórí àbí ó ló sà wọ́n bí òun ó mú mú ó dàgbà ìmọ̀ ń jẹun ìmọ̀ ń mu ìmọ̀ ń ṣe tí ẹ̀mọ̀ ń ṣe lẹ́yìn jíjẹ àti mímu ah ń tún lọ kára ọlọ́run náà ni o wọ́n wá bí ọlọ́run jọun ẹ̀yin wá ní à ń ṣe birthday ọlọ́run ìmí wà gbé kòránì fọ́ tó sí náà ní tẹ́mọ́kà náà ni qul huwa Allahu ahad Allahu samadi lam lidi walam lam yulad ẹ̀tìrákìdà àtẹ̀bá ọlọ́run ni lam yalid ọlọ́run ni wọn ò bí òun tó bá pe Jésù lọ́lọ́run ọlọ́run ni tó bá pe Jésù lọ́mọ ọlọ́run ọlọ́run lam yalid ọlọ́run bí ma wọ̀lám yúlád tó bá ní pé jésù lọ́mọ ọlọ́run ọlọ́lọ́wọ̀ lọ́mọ ọlọ́run ò bí ohun ohun sí so èyí tó èyí kéyìí tó bá pé jésù ní méjèèjì kọ wọlé tó bá ní ọmọ òun lọ́mọ ọlọ́run ọlọ́run tí lóhun òbí mọ́ ní ẹ̀sìn islam ti wá tó bá ní rárá òun lọ́lọ́run tó bímọ ohun ọlọ́run lọ́wọ́ òbí mọ́ tóun ṣẹ́tí gbogbo ti takọ ọmọ àyàbí tí ń bá gbóúnjẹ lọ́wọ́ yín mo sàbòsí yín mo sàbòsí ara mi mo sàbòsí ẹ̀sìn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ìdí ni kí mò ń jẹ́ kí ẹ mọ̀ sí orí iṣu ìtorí ẹ̀ nìfin jẹun yìí nígbóúnjẹ yìí ẹgbóúnjẹ á fún mi lọ́la yìí jẹ ẹgbẹ́ á fún mi lọ́tọ̀la yìí jẹ tí ìbá ti sọdún àmọ́ lè tẹ́ǹsẹ̀ yìí o gbogbo tí ó bá ran ọdún lọ́wọ́ tí ó bá rẹ́sìn lọ́wọ́ ẹ mọ̀ pé mi lálákọ̀ọ́kọ́ ní ọkọ̀ tako èyí tẹ́ǹsẹ̀ yìí gbáwọlé yìí sì mọ̀ tako ni ẹlù yóò mọ̀ pé irú àwọn sọ àwọn kíyàn sọ rọ́hà ọlọ́lọ́ madúrú àwọn tí kì ní ìlà kò nínú ẹbọ láwọn àti bẹ̀rẹ̀ àwọn èèyàn ń rọ́ wọnú Islam nífà wọ́n wí kí ni confidence táwọn mùsùlùmí c'est le problem of the Christian yẹn wọ́n kí ni àwọn Christian yìí ní confidence o Christian ní orí ọ̀tọ̀ olóòní kọ́ bó sì wá challenge ẹ pé afẹ́ fún yín ní kí ní ẹwà fún crusade wa so wọ́n expect kí n gbé ní kọ́bù yìí náà wà ní àwọn ní boldness lórí àánú ẹ̀yin mùsùlùmí ẹwà ń sá káàkiri test wà lórí òdodo àwọn èèyàn tijú àti jẹ́ mùsùlùmí ẹlòmí báyìí tó bá di time Christmas ẹwà sákùnlé gbọ́nà ń sálọ kìnníkan pásálọ IVC camp ìníkà camp abisi camp wà ní olù ń sá lọ ó dùn ó lé ní síbú ìgbà ó náà fẹ́ mọ̀ òdodo ọdọọdún mọ̀ṣẹ̀ àwọn sáka kiri inú àbí jẹ́ kan mọ́ pásọ kíní àwọn ìjọ jẹ kérésìmesì kí nìdí àọdún ẹbọ ní àǹjẹ àǹjẹ ẹ̀tẹ́ẹ̀nà bá gbójọ́ táwọn bá gbé tí wá tẹ́ bá lẹ́ ń jẹ àánú fún yín because ẹ̀sánù àwọ́ sí dáadáa sáwọn yẹn ti wá ní kò sí kàwà but tẹ́ẹ̀nà bá ní pẹ́yìn náà alwọ̀láwọ̀gbàráwù yẹ́yìn náà dáadáa so ẹ̀yin náà lè jọ oúnjẹ ti wá tó rọ́dún ẹbọ̀lá náà ń ṣe marhaban àwa sì máa kírísà tó pé bẹ́ẹ̀ ni kódà mọ̀ ìdàdà tó bá gbóúnjẹ fún àkáàtò pé àwọn òtẹ̀ lọ dànù lẹ́yìn ó sì mọ̀ kọ́ lọ dànù bẹ́ẹ̀ ni ó mọ̀ kọ́ lọ dànù ní kí pé wọ́n gbé pamọ́ wọ́n sì gbà wọ́n sì lọ dànù wọ́n sì gbàbọ̀ fún olójú ẹsẹ̀ ó sì mọ̀ kọ́ lọ dànù ní kó àwọn ní gbé pamọ́ fún ọ bẹ́ẹ̀ ni àti àwọn ajá inú wọ́n dùn gan wọ́n ma dọ́gbẹ̀ fájá báyìí àmísùwà ojú ẹ̀sẹ̀ àwọn òṣèlú ilẹ̀ bá lọ́wọ́ àáyíjẹ́ fásitọ́kínà gbójí ọdún wá fún ìdá àáyíjẹ́ kódà ẹ̀sọ́ àwọn táwọn tí wọ́n ṣe o àwọn tó bá jẹ́ àmọ̀mà yíò àwọn kírísítẹ̀nù tó ṣe tẹ̀mí o wọ́n ni ẹkú ọdún láti fẹ́ kí tó ti pàwò tí ẹ̀ ní kíyàn bẹ́ ara tiwa àwọn òkè òkè kó máa kiri aláṣẹ́jùmá ẹkú ọdún o àmọ́ mùsùlùmí akú ọdún o Halim ti ráwọn ìyá méjì títí mẹ́rin ìyá méjì àwọn ìyá lásà láti méjì wọ́n sì kíra ọkọ̀ ọdún kiri ọdún kiri yó wà láwọ́ yà mí lẹ́nu akọ̀ọ̀dún ẹni ó ẹni ó sọ́pọ̀ rẹ ó bẹ́ẹ̀ náà ń gbálẹ̀ akọ̀ọ̀dún èwo sáwọ̀lá mùsùlùmí àti mùsùlùmí tó wájọ ń kíra wọn ẹgbẹ́ tó gbáyé àwọn èèyàn jẹ́jẹ́ tẹ́tẹ̀ wọ́n kàn yọ ẹ̀sìn Islam lára wa wá di pé ẹ̀sìn Islam kìí ṣe tí ẹ̀mọ́ bínú torí ẹ̀mọ́ kìí ṣe tí ẹ̀mọ́ jà torí ẹ̀ ẹ̀sìn Islam kìí tí ẹ̀mọ́ jà torí ẹ̀ ẹ̀sìn Islam in tí ẹmọ́ ń dúró tì níṣẹ́ ara ẹ kí ni aljanna mi kí má jà nítorí ẹ aljanna tèmi kí má jà nítorí ẹ kí má bínú torí ẹ kí fílẹ̀ kó má bàjẹ́ lọ ọlọ́run ní jẹ́ ayé ìwọ tó ń jà nítorí 25 ó jà nítorí 25 25 wá ní kí má jà aljanna lọ àbí 25 ó ní kí má jà aljanna lọ jẹ́ ká bẹ̀rù Allah subhanahu wa ta'ala so kò sí tán kò sí tán pè ní musawatul adiyan uh, unification of religion kíní kan gbogbo ẹ̀sìn kíní kan ká lùpọ̀ kò sí tán pẹ̀bẹ̀ o ká lọ mọ ilé lámàdájú an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkankan wà lórí òdòdó adẹ̀ ń bẹ̀ kí ó mọ̀ jẹ́ kí àwọn ọ̀tá ó mọ̀ jẹ́ kí wọ́n rí gẹ́ẹ̀tì àwa mùsùlùmí lójú Allah subhanahu wa ta'ala kó bẹ̀rẹ̀ sí ní mọ yíwápọ̀ lọ́dọ̀ àwọn kèfèrí àwọn èèyàn ti kó sábì àwọn àwọn èèyàn sì kó sábẹ́ kèfèrí wọ́n sì wọ́n sì ní orí dọ̀ pẹ̀lú wà lábẹ́ àwọn kèfèrí mùsùlùmí tó yẹ kó wà lókè àà mùsùlùmí yẹ pé ládùúgbò ó máa lọ àwọn kèfèrí ó máa gbò pé eh Allahu Akbar wá di pé ní ìsin báyìí àwọn kèfèrí gẹ́nà ń lọ tí wọ́n sì ọkọ́ fún orí wọn báyìí mùsùlùmí wá di pé wọ́n lọ tí wọ́n ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ kàkàkì Allahu Akbar ìtàwọn àfóhùn bídà ibi báyìí dénú àwọn àfún bídí àwọn àfẹ́ ní ànù àwọn àfẹ́ ẹlẹ́bọ tánjọ́ yìí pé wọ́n ní wọ́n la pàdé nídàálẹ̀ yìí wọ́n ní láti mọ́ sọ fún yóò gbá níwá kí ní àkìníkà òsìbítà àti lè pàdé mo ṣe rí wọn wọ́n dì máa mi èmi náà dì máa wọ́n gbájì òun dì mẹ́lẹ́ bọ òun dì mọ́ ló sà pẹ̀lú láwà ní gbangba láwà ní òrùwà ẹ̀ láwà ní ìsọnu láwà ní òfò òun dì mẹ́lẹ́ bọ obìnrin ẹlẹ́bọ ojú àsọpẹ́ tún dì mẹ́ra yín gbájì ah ewu àwọn àfẹ́ ni àwọn àfẹ́ ànúfà òun dìbò ẹjá ó tí wọ́n jú yẹ àyẹ́ pé kí ní kan láfún sọ fún yí àti kọ́kọ́ jẹ́ lédè ká tó jẹ́ lẹ́sí ah! Allahu Akbar ṣe ewu àwọn àfẹ́ ìbáyìí bó wá ni àwọn èèyàn ṣe afẹ́ kò nínú àbá ìlú àwọn ẹlẹ́bọ àtàwọn olóòsà nísìn ẹwàdúwà àwọn mùsùlùmí táwọn ti ń bẹ láwọn ìjọsí máa ń gbégún tẹ́tí máa ń sọ̀rọ̀ tẹ́ máa ń sọ̀sọ̀ sọgbó ẹwàdúwà àwọn mùsùlùmí káwọn ọmọ ti máa padà síbi ogún yẹn pẹ̀lú kọ́ ìdẹ̀yàn kan àti kọ́kọ́ jẹ́ lédè ká tó jẹ́ ẹlẹ́sìn àti kọ́kọ́ jẹ́ elédè ká tó jẹ́ ẹlẹ́sìn tí ẹni kí bọ́ sí ń sọ̀sọ̀ gbò yìí náà wọ́n ní oní ẹni àfáà yìí kọ́dà pẹ̀lú láwà ní gbangba wọ́n ní kí àwọn dìmọ́ kọ́dà obìnrin ìyá wọn tó dìmọ́ hmm? ẹwù wọn ọmọ kọmọ bára wájà má àwọn òsì ní tẹ̀lé wa mọ́sálásí ṣe òkè fúrásí kí ní àbí ọ̀ mọ́ tara rẹ̀ ẹ ijó olórí táwọn kírísítẹ̀n tẹ̀lé wa mọ́sálásí mọ́ tara rẹ̀ ṣáàdù ni kírísítẹ̀n táwọn yóò gbàgbé tó bá kó wa mọ́sálásí wọ́n lálà sí ilé ayẹyẹ church ẹ̀mí rẹ̀ bọ́ sì bá ìrọ̀sọ̀ ọkọ̀ ìsìnkẹ̀lẹ̀ jẹ́ sí irọ́ náà ń pa fún ìbá fi ń tàn wá ni sáwọn wá ni sáwọn wá ní ìsinmi ẹ̀wọ̀ àwọn ilé bọ́sí tí wọ́n ní àgbákòjú ráàsì wèé tán pè ní kíná pé ọ̀tá ọlọ́run yẹn ọmọ òsì àwọn aláṣìṣẹ́ yẹn ní ìsin ó tútù wá yàyàkúyà padà báyìí bó o ní òsẹ́ ní yàyàkúyà ṣé àwọn àfẹ́ ní ànù yín kọ́ wallahi báwọn ilé ribú ẹ̀dọ́ ṣe máa jáde lójúmọ́ ni àwọn ilé ribú àfá ń kọ́ ẹ sọ̀rọ̀ àwọn ilé ribú àfá ẹlẹ́mọ̀ ẹ fọlọ́pàá mú kẹ́ wò gbogbo àwọn ni ẹ ti lọ àrẹ́sẹ̀ ẹ ti lọ tìfẹ́ kìrìkìrì ẹ lọ tìfẹ́ sí àwọn tó ẹkẹ́ wà nù sẹ́ẹ̀lì wọ́n lé 500,000 láàrin bí náà tó in reality gbẹ́kẹ́ wà láàrin àwọn èèyàn mọ́ mọ́dún àwọn times times ten 10,000 ọ̀rọ̀ tọ́kùnrin sọ táwọn lè ti sọ rẹ́dì àwọn sí pípọ̀ díẹ̀ níwá ẹ asfọ́lọ́pàá mú ọlọ́pàá mú àwọn ilé yìí kọ́ àwọn tó ń rí àwọn tó ń fún wọn jùlọ àná kọ́yìn àwọn tó fún wọn jùlọ kọ́yìn ní ìsinmi ayé aláwọn náà ti ní mọ́kà àwọn ní ọ̀sùn bẹ́ọ̀ náà

àtàwọn àwọn rẹ̀ ìgbòló tí wà ní ṣùgbọ́n kẹjọ́ àmọ́ sọ fún wọ́n pé ẹ̀sìn kalajọ́ ń sìn ẹ̀ẹ̀ agátìyàn ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé wo ìsìláàmù lẹ̀sìn àbáláyé ó dá tààlì ẹ̀tọ́ kọ́ wà lórí àìsínsà níbi Adam kí lẹ́sìn rẹ̀ ṣe òsàníṣìn abọ́ bí àwọn tó rí bútẹ̀ sọ́kà kiri Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà tí ń bọ̀ wálé ayé ó tún yàbítọ́ ti mú tí wọ́n ní kí nípa Elédùmarè rán Ọ̀rúnmìlà ń sẹ́ kó wá sílé ayé ooo bí tí ń bọ̀ wà ní ayé èé eh, ó bá tún yà lọ́lé ọtí in ah ilé ọdá ibo nílé ọtí wà tí wọ́n pòmí ìtìdí orí yíò pé ibo nílé ọta ní tọ́ tí ń gbà ọ̀rún ìlà wa na tẹ́ẹ̀nì látòkè wa na tẹ́ẹ̀nì tẹ́ẹ̀nì wa gùn ah fíṣàn rẹ̀ lè gan o wọ́n ni ó ṣe tọ́ tẹ́ẹ̀nì látòkò sí yọ yìí adi anu adi òfò kan dání adi àwọn lẹ́sẹ̀ rẹ̀ ọ̀fẹ́ ìṣẹ́fẹ́ tó 50 kìíní kan ẹsẹ̀ rẹ̀ sápọ̀ ó wá bu yẹ̀pẹ̀ dání ìbọ́lọ́ ti búbẹ̀ aláyọ̀ ti fọkọlọ wa gbábọ́ọ̀lù gara gbogbo ilé rẹ̀ ń kọ́ skú ah wọ́n fọkọlọ wa gbábọ́ọ̀lù kìí ṣe kékeré gbogbo ilé ń bẹnu àtẹ́sùkú yóò bá wọ́n sì gbọ́dọ̀ kọ́ ọmọ yìí wọ́n gbọ́dọ̀ kọ́ ah, bó ṣe ń tọ́wọ́ abáyìí bí ṣe ń tọ́wọ́ ọkọ̀ọ̀kọ̀ ah, ọtí ni àfọ́ ọlọ́tí dákun fún mi ń gò kan ohun tí yóò tán báyìí ó tún kọ̀ntínú ní iyẹ̀pẹ̀ iyẹ̀pẹ̀ àtàjì wọ́n jọ ń bọ̀ wá bó ṣe délẹ̀ báyìí omi nìkan ló wà ń bẹ̀ ó ti bu yẹ̀pẹ̀ dání bó ṣe bu yẹ̀pẹ̀ ọlọ́lọ́mọdú típà tó bu dání almuhim ó sàbú yẹ̀pẹ̀ ó dà sórí odò adì òfò ó ju adì anù sí ibẹ̀ adì ẹlú e bàbẹ̀ sí ni mo tẹ yẹ̀pẹ̀ ńká ibi tí wọ́n lọ́jọ́ kólé lé ní mọ́sáṣí báyìí adì ẹlú e tẹ yẹ̀pẹ̀ dé ibi hadi èyí wọ́n tán yẹpẹ̀ ah wọ́n tán ẹsẹ̀ oró kí ni yí kan tán lọ ní ìwádí òfò rádí àbàmì olè yùn bọ̀ tó wá tán àwọn bí tí ó padà wá rí tàbí wọ́n padà rí adìẹ pé wá kí ló dé bọ̀ tó padà rí adìẹ débì kan wá ló wọ̀n tàn máa tó wá jódò lé nínú Allahu akbar àbí wọ́n jẹ́ odò àbí tó wá tàn àwọn àpáta wọn kọ́ sí àlàyé wà fẹ́ mi àbí hmm ibi tí ó tàn dáadáa tó ga díẹ̀ òun wá dà pátá ọlọ́mọ̀mọ̀ jẹ́ àwọn ice ń kọ́ àwọn blọ́ọ̀pù àwọn irú àtàrí àwọn Antarctica yẹn kọ́ ìpẹ̀ tó dì ọlọ́mọdé arìndẹ̀ kọlọ́mọdé agọ́ o ìwọ́ àwọn sọ pé wà tàwọn ilé ìnáà ẹ̀ àtijọ́ jẹ́lédè ká tó jẹ́lẹ́sí ah, ah. pẹ̀lú gbẹ̀rẹ̀ ilé ìnáà ó wá níwò ní ma ní jùrà against Islam ìgbà tẹ́tí mọ̀ pé ẹ̀yin mùsùlùmí náà kẹ̀sìn yín kún wàláhì ìlú tí àwọn èèyàn bá ti mọ báwọn yẹn ṣe rí wọ́n ṣe ka ìsìn wọn kún tó bá bí ọdá sọ̀rọ̀ nígbà Muhammad bin sallallahu alaihi wasallam ilẹ̀ tó bá ti dílé ayé rẹ̀ dá sọ àsọwọ́ àmọ̀rí tí ẹni oral freedom of religion wà sọ sọpá nàbí báyìí ni mo ti gbọ́ ládùúgbò táwò bá ní táwò ṣe fún ọ nínú òfin o àwọn táwò ṣe fún ọ àmọ́ à ìtìjú ló gbé kú láwùjọ yẹn ẹnìkan tó ń bọ́ sọ kẹ́límọ̀ kan láwùjọ yẹn sọ láwùjọ bí táwọn súnà bá wà kàn jẹ́ kí mọ̀pọ̀ lọ ilé mọ̀ bú ànábì ó ti dìyẹ pẹ̀rẹ̀ láti jọ ó mọ̀ lórí títì gan ẹsẹ̀ rí mọ̀ kọlẹ̀ ẹni ànù tí mọ̀ bú ànábì inú àbí ó gbajúmọ̀ pẹ̀lú pa ẹni ànù ilé rí bú ẹ̀dá tí mọ̀ bú ànábì inú láwùjọ gbìyànjú ẹ̀wò níbi táwọn mùsùlùmí ló gbé bá wà ọ̀dọ̀ àwọn súfì lòrò bí gan bú ànábì ń bú sàábẹ́ ṣúfí gan ti bá wọn bú kọ́lá ní káwọn kírísítà gòdí àti màbá nẹ́bì ma ṣúfí ti bá wọn bú ṣúfí bá wọn bú sàábé ní ma wọn ń ṣe ogun tó fẹ́ ṣe kí á lókùn ma kọ́kọ́ àwọn ṣúfí ọ̀tá ọlọ́run ni wọ́n ní tákàsákà wọn sínú ẹ̀sìn ọlọ́run ọ̀tá ọlọ́run pọ́nbélé wọn kíyẹ gbé sírísì kalẹ̀ láti mọ̀ la fẹ́ sọ̀rọ̀ wọn líni kí wà ní ó kù fún kírísítẹ̀nì ma kí ni kírísítẹ̀nì fẹ́ mọ̀dàmá rẹ̀ ma ṣe bá wọn sọ̀hábà tá gbógun jà wọn láyé gbà wọn káwọn sọ̀hábà kọ́ wọn àwọn kèfèrí bẹ̀rù àwọn sàhábà bí nísìn àwọn sàhábà tàwà àwọn àfáàsù ti bára bú wọn ẹ àfáàsù yà lọ́jọ́ dá fún yín o ẹkùsẹ́ àwọn bá ti wọ́n lọ́nà in tàà ń sọ fún ọ̀nà in tó wà ìyàtọ̀ tó wà láàrin pé súnà nẹ́bì àti súfí àtòjú ọ̀nà àwọn ṣètọ́nì súnà nẹ́bì lálé padà sí lálé sí gbogbo adúnímọ̀ wallahi tàbí sórí láyé àti níyàmọ̀ ìpìyàmọ̀ sọ́nbí Allah subhanahu wa ta'ala kó sọ ẹ̀sìn wa fún wa sallallahu wa sallam ala muhammadin وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته